وهو سبحانه وتعالى مالك الملك رب السماوات والأرض لا يؤجزه شيء في السماوات ولا في الأرض خلق الخلق واصطفى منهم رسلا وجعلهم أفضل خلقه وما هذا ما سلموا من البلاء من الله سبحانه وتعالى وربنا سبحانه وتعالى ابتلى أصفياءه وأولياءه من المرسلين وجعلهم أشد الناس بلاء كيف لا وقد جاء في السنن من حديث سنة وقاص رضي الله تعالى عنه أرضى أن رسول الله صلى الله عليه وسلم قال أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل يبتلى الرجل على قدر إيمانه فإن كان في دينه صلابة زيد في بلائه وإن كان في دينه رقة خفف عنه ومن ذلك نبي ذكر الله سبحانه وتعالى اسمه في القرآن أربع مرات وما هذا ما أخبرنا عن قومه وما أخبرنا عن استجابتهم له وأن كم من تلبى دعوته واستجاب لدعوته كم ما أخبرنا الله سبحانه وتعالى عن هذا وإنما أدبنا وعلمنا وأعلمنا على أن من سنن الكونية أنه يبتلي من شاء متى شاء كيف شاء من عباده وهذا النبي الله أحبه الرحمن وقد جعله الله سبحانه وتعالى غنيا وعنده مواشي وعنده مماليك وقد تملك أشياء كثيرة من متي هذه الحياة الدنيا لكن الله سبحانه وتعالى ابتلاه بمرض لعام بل لأسمنة عديدة كما صح هذا الرسول الله صلى الله عليه وسلم وقد مكث في هذا المرض ما قارب ثمانية عشرة سنة حتى صلبه الله سبحانه وتعالى جميع نعمه صلبه الله أولاده صلبه الله أهله ثم كسى الله جلده المرض حتى لم يبق من جسده موضع مغرس إبرة إلا وفي مرض وما سلم من أضائه إلا قلبه ولسانه ليذكر الله سبحانه وتعالى بهما وهذا النبي هو نبي الله أيوب فربنا سبحانه وتعالى ما هذا رفضه القريب والبعيد لما اشتد به المرض إلا أن زوجته تلازمه وتدفع عنه وتقوم بإحسان إليه لأنها تذكر دائما قديم إحسان بعله لها أمة الإسلام ما هذا ماذا كان يقول هذا النبي كلما اشتد به البلاء كان يقول اللهم أنت أخذت وأنت أعطيت ومهما تبقى نفسي لا أزال أحمدك على حسن بلائك هذا الذي يقوله نبي الله أيوب حتى دعا ربه سبحانه وتعالى عندما اشتد بي هذا المرض بقوله واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنسب وعذاب فاستجاب الله سبحانه وتعالى دعاه بقوله اركض برجلك هذا مقتسل بارد وشراب أما ما تعلق بإذاعة الأخبار أو بإشاعة الأخبار على وجهها الصحيح فإن هذا ليس بوليد هذا الوقت وقد جاء كذلك في قصة هذا النبي في الرجلين من إخوانه كان يعودانه إلى آخر ما جاء منهما أقول فلما بعد سواني مسلمي أن ترى لكي كرات قرفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات بما جاء كيف مقوى Allah bá ń sàlékún kí annabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn arí alẹ́ annabi àti ṣùhábà rẹ̀ kí a wà náà pẹ̀láwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ ma nyẹ́sìn mú ń fi àgbọ̀nrán létí bẹ̀rẹ̀ Allah subhanahu wa ni àsọtẹ́lẹ̀ tí ń sọ fáwọn náà wípé kákọ̀nú ìbẹ̀rù ọlọ́run ọba yìí olóńkálukú ó fi ṣe gàgá kúrò níbi ìyà ọlọ́run ọba dẹ́dà àwọ́m̀bẹ̀ nínú ọ̀dà ní kẹsẹ̀ rẹ̀ ìbẹ̀rù ti tòótọ́ tí ó sì wá láǹfààní ó sì rọrùn fún wa ìbẹ̀rù ti manafiki tí gbangba tí ó dá tí ó jọ ni ọlọ́run tí kọ̀rọ̀ wà jẹ́ ní èsì lórí ọ̀rọ̀ olóbìnrin lọ́lọ́ ìyàwó àtọkọ àtàwọn kẹ́kẹ́ oná láàmà bá lọ bí ìdìn láì tààlá ní ìgbàta bá parí khútúbà ilé ṣùgbọ́n tó múwàyà síbi khútúbà yìí òun ni ìṣesí Ọlọ́run subhanahu wa ta'ala tí ó sì jẹ́ wípé wọn èébí léèrè ó ní máa ṣe la yusalu ma yaf'al wa hum yusalun ọba dada yin ra rẹ̀ nínú suratul anbiya olun lo ba tó jẹ́ pé ó bi anybody ẹnìkan kò ní bí ohun bó ń bá ṣe sí Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀kọ́ ńlá tó kọ́ wa nínú al-Qur'an ó wọ́n sì pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ nínú ọ̀tọ́ bàríbà tó wá dákọ wọn fún wa iná a tún wá ń rí àwọn ẹ̀kọ́ tó tóbi tọ́ bàríbà fẹ́ kọ́ wa ọ̀kanú àwọn annabi ọlọ́run alayhi salatu ọba dẹ́dà ọ̀dákọ ẹ̀nú alùkùrán ju ẹ̀mẹ́rin péré lọ àkọ́kọ́ tọ́lọ́n dákọ rẹ̀ nisa أنعام ووهبنا له إسحاق ويقول كلنا هدينا الآية وتداك النبي نسرة الأنبياء وتداك نسرة الصاد النبي ببردة سوادك ولا مري كسي بككا tọ́lọ ń ti dákọ̀ àwọn tọ́lọ rán sí wípé ànábì mọ́rán sáwọn àjọba kódà ọba dẹ́dọ̀ sọ̀rọ̀ ń pa pé iye báyìí ilẹ̀ àwọn tí wọ́n gba ìsìláàmù látọwọ́ rẹ̀ iṣẹ́ tó fi ń jí ànábì gan ọlọ́run ọba dẹ́dọ̀ ọ̀sọ́ nínú alukur'an ṣùgbọ́n àdẹ́wò tọ́lọ́run fi kàn tó fẹ́ jẹ́ kọ́ jẹ́ ẹ̀kọ́ fáwa ó nìkan lọ́lọ́run wá dásọ fine ebi ti ẹmbẹ́nú ànábì tọ́lọ́run ti ẹ̀wulẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tí ọ mẹ́ṣẹ́ rẹ̀ ta náà Allah subhanahu wa ta'ala ó se ní ẹni tó rẹwà ó ṣe ní olówó ó ṣe ní ọlọ́rọ̀ àìmẹ́yẹ ràkúnmí lóní àìmẹ́yẹ ẹsì lóní àìmẹ́yẹ ẹrùkùnrin àmà ti ẹ̀ náà olóbin ó nílé gbogbo nǹkan rẹ̀ ń lọ létò létò Allah mú àdánwò gbogbo dúkìá ìlọba oko jóná gbogbo nǹkan ọ̀sìn rẹ̀ náà jóná kò sí kàkàmá díẹ̀díẹ̀ ààrẹ ìta rẹ̀ ọmọ kẹ̀ẹ́kú kejìkú kẹtakú kẹrìnkú tí gbogbo ma fi kú anábí ọlọ́ni o ìmbọ̀ ìmbọ̀ ó di wípé ààrẹ mú náà ààrẹ mú ọwà kò sí kò sí lẹ́sẹ̀ díẹ̀díẹ̀ ọdá pósì náà ọ wà nìkún kọ̀dẹ̀yìn díẹ̀díẹ̀ ọdẹ́yìn ààrẹ ìwà ńràn ìràn ìràn tó fi káàkiri gbogbo ara nabi Ayyub hatta rafadahu al-qarib wal-ba'id àwọn tí wọ́n jẹ́ family wọ́n kọ̀ àwọn tí wọ́n jẹ́ rata náà wọ́n kọ̀ tí wọ́n fi so didi ànábí ọlọ́ndẹn tí bí ìgbà tí èèyàn ní wọ́n lé adẹ́tẹ̀ jáde kóòlù. ànábí Ayyub ọ wà lórí pé kọ̀sọ́ mọ́mọ́ kò sígbá kọ̀sáwò tó ń ti bẹ́ẹ̀ tọ́lọ ń bá ti gba ọmọ yọ́ ma sọ pé Allahumma ma àkọ́ta in tọ́ ọgbàí lákà ìwọ náà lóní wà máa àtọ́ ìta in tó bá tó fún mi náà ìwọ náà ṣùgbọ́n máa máa tẹ́bùkọ̀ náfsì gbogbo ìgbà tó bá ti ìgbẹ̀ mímí la azalu ahmaduki ala husni balaik inni yé máa dúpẹ́ lọ́dọ̀ rẹ lórí pé gbogbo àdánwò tó fi ń kàn mí àdánwò tí sì tún yọ pẹ́ẹ̀lẹ̀ ni tí àdánwò bá ti dé yóò tó sọ bẹ́ẹ̀ tọ́rọ bá ìyàwó rẹ̀

lọ́dọ̀ ọba dẹ́dà wípé èyí tó sì tó fi kàmí ọ yàtọ̀ nínú àdánwò tí mo rí pó kéré sí tó tún wà lọ́dọ̀ rẹ̀ tó tó sẹ́kù nínú àdánwò anábí Ayub aléìsìrọ́tọ̀ fa tí fi ń years ẹni tó ti ní kò ní má ìyàwó nìkan lò pẹ̀lú ẹ̀ kí nǹkan wá máa ṣe ẹn tọ́lọ bá ń fi nǹkan ṣe kí ni àrísà sọ́rọ̀ sọ fánú àdísà bí sádùmà bí wàkọ́s o ń se ọlọ́n ni aṣàdùnnásì bálá anàlà àwọn tó bá dédà fàdánwó kan jùlayé àwọn annabi rẹ̀ ni amfal fal amfal lẹ́yìn náà yóò ma wá tó fàdánwó kan àwọn èèyàn bí

kọmọdé tó wá dẹ́là fí àpadà sára rẹ̀ kí nǹkan ma wá sí àwọn ẹni ọlọ́run tàbẹ́ ni tọ́lọm bá ń fi nǹkan ṣe káwàrá wọn tí wọ́n ma sọ nǹkan mí jáde laysa ni kí àwọn èèyàn kọ́ ma tẹ́ wọn lọ́rùn kò jẹ́ wípé in tí ó rí bẹ́ẹ̀ nínú ìròyìn kí wọ́n ma gbé káàkiri in tó ti wà tipẹ́tipẹ́ ni torí wípé ẹ̀mí àwọn èèyàn kan ibi tó dúró sí ni pé tuntun ni wọ́n máa gbọ́lọ́dọ̀ ọ̀tà wọn kọ́dà kọjẹ́ bẹ̀rù kọ́dà kọjẹ́ ròyìn ìbànújẹ́ kí lẹ̀ rí wa nígbà tó di ayubu àwọn èèyàn ọ kan tí a máa wà wá ikan ayubu wípé قد أذنب ذنبا لم يذنبه أحد من العالمين ayúbù yìí ti sẹ́lọ́n lẹ́sẹ̀ kan tó jẹ́ pé kò sẹ́ǹsẹ̀ rúẹ̀rì ìkejì ní kìlórí àà olóòlòun tí máa sọ́fọ́ àti máa sọ́fọ́ àti máa ròyìn ẹ̀fà yìí mẹ́kàtà sàmánìyà àṣírọ́ta sana fi márọ̀dìí wọ́lám yàrọ̀ hamuhullah sí bọ́lọ̀ náà sí wá rínú ó sọ orí pó ti lóyìn tí yà sí báyìí lórí ààrẹ olóòlòun wò bẹ́ẹ̀ sọ́lọ́n wá dájú tó báhùn kọlọmọ́ wà sáànú rẹ̀ láti gbàndìsìn ohun tó bá lè jẹ́wọ́ ìbàdá ìkejì ní àmìnà ah, èmi ò mọ̀nà ṣùgbọ́n bó ṣe ń sọ iné ìmìnà wọ́n bá sọ lọ́lọ́lọ́ wọ́n bá rọ́dọ̀ ànàbí ayú tí ní èmi ọ́ sọ sọ ní àwọn ipò olùkún lára rẹ̀ alhamdulillah eh, ọ̀rọ̀ kan bẹnu wa ó ní ẹ̀sọ́

tó wá jẹ́ pé ẹsẹ̀ yẹn ẹnìkan ọ̀sẹ̀rú ẹ̀rì wọ́n ní bẹ́ẹ̀ àbí àyúbò ní ìbínúsẹ̀ méjèèjì ṣùgbọ́n màá kàn ẹ́ẹ̀kàn mọ́ mi sọ tí ń fẹ́ sọ tí a nìkan náà ó ní kúntù marọ́tù níbi tí ẹ̀rù àti sẹlọ́n lè mi gangan máa bá mẹ́ẹ̀dé ẹfihàn lẹ́ẹ̀ kí wọ́n ṣe lọ́hun síbi tí mo wà tàbí tí mo mà sí níbi tó lédé lára mi in tí ìsọ bó ṣe lára tẹ̀mí gẹ́gẹ́ o kẹ́lò ní ọ̀sẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ mi níbi tó lédé ẹjẹ́ ìsọ fún yín mo ti kọjá lẹ́gbẹ̀ẹ́ mi dẹ̀ nìyẹn yàtànáza àánì àwọn méjèèjì jọ ń jiyàn pé wàláì mórí ti sọ pé wàláì orí wàláà olóhun wá ní àà ah, ẹni kọ́ sáàjò rọ́nù ẹ̀ méjèèjì ń galùkú sáàjò lórí ti wa àtẹ́ìtù ila bayti bí mo ṣe délé jọ́nà lọ́n mọ́ ọlọ́n ah èmi ti mà pẹ̀lú bí ẹ́ ṣe ń búra ẹnìkan náà ni rọ ọba dẹ́dà karọ̀híyàtà an illa

ibi tí mo máa ń sọ ìwọ̀ ọlọ́run ọba dé lára ẹlòmí bí mo ṣe máa ṣe nù tí bá ti tí ń parọ́ tàbí mo rí tí méjì ń búra ń lọ ṣe ìtanràn fẹ́nìkan náà àwọn tí ní ọ̀wẹ́ ah, wọ́n ni tó bá sọ ni kò sí wàhálà lẹ́yìn ìgbà náà ọba dẹ́dà wá pàṣẹ fún ànábì Ayúbù pé dìde ẹni tí ò lè dá dìde tẹ́lẹ̀ níjọ́ tí ó sì yàwó rẹ̀ ń bẹ́ orúkú dùbẹ̀ ríjìlìkì wá mú ẹsẹ̀ rẹ̀ méjèèjì fi jẹ́lẹ̀ hádà muktasalun baridun wa sharab omi ó sẹ́yọ níbi tó bá ti fẹsẹ̀ jẹ́lẹ̀ máa fi omi ẹwẹ̀ máa mú bí omi èyí tó bá ti fi ń wẹ̀ yóò máa pa tí ń sí ọ níta gbogbo kòkòrò gbogbo ẹ̀ ní ọ̀lọ́ èyí tó bá mú yóò pàtínú àrìbí àyíbù dìdì bẹ́ ó ìgbà tí ìyàwó ó padà ìyàwó wá ń bèèrè pé dákùn ẹnìkan bẹ̀ tí mọ̀ ń tọ́jú ń bí sí èsẹ pé ajá ti wọ́ lọ torí pé kọjọ èèyàn ma àbí ayúbù wá ní bóòló ń tọ̀rin ó lè ní ọlọ́run dáadáa bá ni òun lẹ́ni ọ̀hun o ìyàwó rẹ̀ kọ́kọ́ wò pé irọ́ ni abóòtọ́ ni padà sára ìyàwó rẹ̀ náà òun náà ọmọ ti yàtọ̀ ọdọ́ ọmọ rẹ̀ padà ọdá ogbólé rẹ̀ padà ọdá ogbó nǹkan ní rẹ̀ padà ní ìgbà tí àdánwò ìdójú ẹ̀ tí ń tí ó ṣẹlẹ̀ táwọn èèyàn tó fi kún tí ó ṣe kíni o tí ó torí rẹ̀ tí ó bínú gbogbo ara tó ń kálukú wá ń lò náà yọ ma bèèrè a ma sàárẹ̀ lásìkò kan sásìkò kejì tẹ́nìkan bá wá sàárẹ̀ nù wa ààrẹ èpòsù kẹkẹ èpòsù méjì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń wí nǹkan tí ó rí bẹ́ẹ̀ káàkì wọ́n sàsọtẹ́lẹ̀ o wọ́n náà ti fẹ́ kú o wọ́n ní kọ́nkálukú sí kọ́kọ̀ sásun kí ni ìṣesí tá bára àwọn sálàf tá bá ń gbọ́rú ọ̀rọ̀ báyìí ara àwọn ìṣesí tá bára àwọn sálàf ká láti orí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ rán sàásálàm abúlábìnà Mas'ud radiyallahu ta'ala rọ̀dọ̀ ìgbà yẹn ni Islam wá ó tó ní túnmà sí wa táà bá ń rírù àwọn sí sí ọlọ̀ sọ́jà níjọ kan Madina ìwà nájà owó tí ó gbogbo ẹjọ́ yóò tù owó kọ máa sanwó lọ bá wọ owó tí òun ibi tó ń ta owó mọ́ni àwọn àbáyá ah, sàbíànàbí sàbíànàbí gbogbo àrọ̀ ọjà ti pélé lórí wípé àwọn fẹ́ tẹ́wọ́ sí èpè tí ó gbé ẹn tó tó rẹ̀ lọ́sẹ́ Allahumma ọlọ́ọ̀bá mi ò in kana abduka hadha mali ẹni tó jí owó yìí kápẹ́ ń tó jí ó jí owó òun ni fàákọ̀ àìní allahumma agni ọlọ́run bàbá ń sọ́dọ̀ lọ́rọ̀ tó bá jẹ́ pé àìní ló fi jalè ọlọ́run bá ń rọ̀ lọ́rọ̀ kọ́ mọ́ bà máa mú nǹkan ní nǹkan ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó mú owó mi lè a ò lè ọfẹ́ máa jalè kí báhùn in tó wù lẹ́mì náà kọ máa palé lẹ́kún kọ máa pòdé lẹ́kún inú àwọn àti dùn pé àhán ibi point and fẹ́ni Allahumma fajjal hadha akhira sarqatihi ọlọ́run ọba ohun tó jí lára tèmi fún ẹ̀mí ẹ̀mà sọ́dín tí ó jì kan ìlàyé tó fi yọ ojú kòkòrò lè wà lílé ìntà máa bá lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run kàtún wá sí ẹ̀yìn lọ́dọ̀ àwọn tí a tó tẹ̀lé wa alìmáàmù Ahmad rahimahullahu ta'ala nígbàtí wọ́n fi yà jẹ lórí pé kó sọ wípé ẹ̀dá ni olóhun ní sọ bẹ́ àwọn ìjọba tí wá fi yà jẹ ipò wọn lọ ìjọba alùsúnà wá dé àwọn èèyàn wá rọ́bá Ahmad wípé àsìkò tàà gbẹ̀sàn rí o ṣọ́n pè lágbájá nínú àwọn tí wọ́n jẹ́ wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún ọni tamado gbogbo wọn náà sí ń bẹ ní ìsìn kò sì sí agbára pẹ̀lú wọn mọ́ kí ni tí kàṣẹ báyìí Muhammadu ana la antaqim nafsi tó ẹ́ pẹ̀tọ́ lọ́lọ́ mú fi ń ṣe ìmà tọrọ kọ́lọ̀ ń jẹ́ wọn lè túbá ni èmi ọgbẹ̀sán fúnra mi o wọ́n tó jẹ́ àwọn àyùn ìrìnàtírí Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala Imam Ibn Taymiyyah wọ́n jáde nulé wọ́n jọ kan wọ́n lọ wọ́n lọ àgbàsí ti dé ń gbà náà torí àfá àkún bí 62 àwọn Sufiyya bó sì wánà kìsọ nìyẹn àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n sálù súnnà àwọn tí wọ́n ma tí a ti jókò káyìnwò tó kú láyé ẹn bá lè máa fi mú gààrí lọ́sọ́ọ̀sẹ̀ kàwọná kò tó wà lè jẹ̀nà àwọn àwọn tí wọ́n máa sọ wípé ṣéhù ti fírí àwọn gbogbo tó bá wà wọn ní káwọn máa ṣe wọ́n wá ní tọ́wá dàlìkì àmà àwọn ó fi àwọn símú tán bá fi hàn símú àwọn ó gbé àwọn kọjá wájú ọlọ́run wọ́n wà lọ fi ń kálukú gbogbo àwọn àyùn pẹ̀lú bí wọn ṣe pọ̀ tó wọ́n sára wọn jọ wọ́n wá sọ ṣéhùn bí títí lọ tẹ́sà kàmẹ́bì kan bí ẹ́ sì bẹ̀rẹ̀ sí nẹ́bùn tẹ́míyànú wọ́n wá na àfà tàfà fi ṣubú lulẹ̀ gíríyà ẹsẹ̀ àwọn èèyàn ti ń gbọ́ wọ́n bá sálọ àwọn èèyàn sì mà pé àfà àmà kọ̀ọ̀kan sí kejì náà ní àwọn èèyàn bá rọ́dé àbí mẹ́ta mẹ́rin márùn tí wọ́n kọ́ dé من لا يعرف قدرك من أهانك تعالى أنت ووافا له tààlẹ̀ tó pọ̀ mẹ́rẹ̀ báyìí tààlọ́gbọ́ lójú tààgbọ́gbà àfà ní la ìdàbò ọgbàlùkú ya máa lọ orí ẹ̀yẹn wà láwọn ìyàbá ti pọ̀ àwọn ti pọ̀ sí à ẹnìkan ní wà lẹ́yìn tó ń bá gbámúnú wọn òun ọ̀fọ̀ lójú ni ẹlòmíràn wọn karapa ni ara iná wa dólà àfà lọ́rùn àfà wa ni tẹ bá fẹ́ gbọ́ tèmi inna ma bí wọ́n ṣe nàmí yìí

a ní èmi tí nǹkan sásẹ̀lẹ̀ sí rẹ̀ in gbẹ̀san ẹlẹ́ẹ̀kẹta wà in kana haqqan lillah tó bá jẹ́ wípé ẹ̀tọ́ ọlọ́run ọba ni àfẹ́ẹ̀sìn ẹn lọ dìnàdé ẹn fi àjẹ́ ẹn sí básubàsú in tí ọlọ́run sí náà ni wípé fasayakhudhullahu haqqa mimman sha'a mata sha'a ẹni ọlọ́run bá fẹ́ gbẹ̀san lára rẹ̀ ọlọ́run bí ó sì gbà nígbàtọ̀ bá wọlọ́n àti bọ́ bá ṣe wọlọ́n ẹni tó bá ṣe ẹ́fà foríjì fún yóò sì kíni yóò sàforíjì fún ìṣesí àwọn ẹni ọlọ́run bàbá wa àgbà Ibn Baz rahimahullahu ta'ala níparí ìgbà tí wọ́n fi jí adájọ́ kí wọ́n tó di but wọ́n ni mọ̀wá zọ́fù kan staff kan bẹ ń fi ti fáìlì oníọ̀rọ̀ ma gbé fáìlì wa màláfù báyìí fáìlì báyìí lọ́gbé wa wọ́n yẹ̀wò ah, ọjọ́ rẹ̀ tí pè ẹ̀yìn tàn fẹ́ kọjáde ń bẹ̀ báṣù tọ́ yẹ kọ́ wà nínú ìgbẹ̀jú ẹni masáìlù ti bẹ́m̀bẹ̀ ọ̀rọ̀ àwọn afálórí ẹ̀ tó lọ gbé a

isa ń jẹ sàmẹ́lẹ̀lọ jẹ sàmẹ́lẹ̀bọ̀ bàbọ́ ọmọ àmúgbà táwọn orí ọmọ kan isa ń gbé fáìlì wá tún gbé fáìlì báyìí wá ó wá di 230 lápẹ̀rẹ̀ martinia tún lọ sí bí gbé fáìlì báyìí wá ọkàn dìde ni tìbínútìbínú ọba lọ gbé fáìlì bí ṣe ń gbé fáìlì ń bọ̀ ó súnmọ́rọ̀ wà báyìí ọkàn jẹmọ́ wọn ni àtorí àtojú bàwádórí kòdò báyìí bó ṣe mú kọ́kọ́rọ́kọ́ rẹ̀ nú ọba sábòdì ní ọ́fíìsì chief george sínú ọsàlọ̀ kí lọ wọ́n ọkọ̀ sí tó délé intasharal khawfu fi jasadi ìbẹ̀rù ti mú ó ṣẹ̀ṣẹ̀ wà ń ronú padà wípé ẹdúnná sí mi lọ ẹ̀kí sí ó sú ni àbí bàbá tí ò rí náà bàbá ìwòkúkú máa gbó ibi lẹ́nà mọ̀ nkẹjú ní ìsìsẹ́ gbélé lọ ni ìbànújẹ́ ìwà mú pé ah ṣe ẹ̀wọ̀n kọlọ́wọ́n padà kù sí báyìí ọ́sàn ronú pé èyí tó wá rọrùn torí tó kéré jù ní wípé iṣẹ́ ti bọ́ so ọ̀nà ọbí sẹ́jọ́ kejì àbó nílọ ìbẹ̀rù ìtì mọ́ ọ̀nà wẹ́ gbogbo tí ó bà sásẹlẹ̀ náà ọba kọ́kọ́ ọmọ ọmọ ọmọ ó dìbì iṣẹ́ bàbá ọ̀sọ̀ wọn gan ní ṣiṣẹ́ rẹ̀ lọ́nà ó tún gbé fáìlì gbé nǹkankan bí ẹ̀ ṣe wá parí dàwámù jọna wọn gbọ́ afẹ́ jókòó ìbẹ̀rù ti mú ọwájókù bàbá wá ń fọ́ ra lára lápẹ́à ìyà ibini ìrú ọmọ mi so binu ana akharnaka ala iyalik adọ́ọ̀dú tó fi pẹ́ tó fi títí lórí ìbáwọn ara lé rẹ̀ ìmá after àgbà tí mo rí pósí tó ṣe tán mọ́ wá pé àwọn èèyàn kan pé kí n táìmù wọ́n wá sọ táìmù wá rí pé èmi mo bù ọ̀ sí táìmù ṣe ti lọ ìmá sọ wá ti foríjì mi sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ ẹni ẹkẹ bú ẹ̀kù wípé irú àwọn ẹ̀dá wo lélé lọ́dọ̀ ọlọ́pá oǹgan sí tó náà wá ṣe dáa bàbá ní sí wọ̀ sáti forí jí èmi bàbá ní kò sí ẹ̀kan náà àwọn ṣùgbọ́n má bínú wípé ó lò kọjá àsìkò tó ẹkọ́ ó níbi iṣẹ́ in mú ọbínú tó bí èmi náà sì ma ọba dẹ́dà máa pé mà bí a sì yànjú ọ̀rọ̀ náà nǹkan kò sí kọlu ẹ̀wọ̀n kọlọgbákọlọ àwọ̀ ń bá kírò tó jẹ́ wípé ìwà àwọn ẹni ọlọ́n nìyẹn ìwà àwọn àfáànù a jẹ́ wípé gbogbo àwọn tí ń gbègbè pè káàkiri lórí social media pé òsásùn bá wọn ma kí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé àwọn ti fẹ́ kú wọ́n sọ pé díẹ̀dẹ̀dẹ̀ báyìí ló kú di orí fún wọn láyé àti gbagbàlì kíyàmà ní kò sílẹ̀mì ṣùgbọ́n gbogbo àwa tí wọ́n bá fẹ́ máa dárú àyàbẹ́ ẹ̀jà àwọn nǹkan máa ń wà nínú tó jẹ́ pé ọba dẹ́dà máa ń jẹ́ káwọn ẹni rí ọmọ pé irọ́ lọ́rọ̀ èèyàn ń kú lọ ọwá ń kọ orin tààfà àkàkọ́ ń gbà tó kú bí ọ̀sẹ̀ tí ó kù àwa àgbà sóòtọ́ sáwọn ọmọ kí ó tún máa gbé ni àfáàtì ń kú lọ sẹ́ tí wá ń kọrin tí sí gbogbo ọmọ kí wọ́n pé sáṣẹ sádà ẹjọ́ kùn ìsájọ́ ìgbàn o náà nì tó wá ń tú fún wọn sì tó fi ń rójú ráyè wọn tó fi ń rìkọ́dù ẹ̀lẹ́ eléyìí náà ti jámọ̀ wípé in tí ó rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọba dẹ́dà mọ́sàbá ni sọ di in táwà náà fi gbókùn wájú rẹ̀ níjọ́ gbẹ̀lì wa sallallahu alaihi wasallama ó ní ashaddu an-nasi bala'an al-anbiya àwà tó àdísì yẹta àwọn tọ́lọ ń fàdàwó kan jùlàyé àwọn annabi rẹ̀ tẹ́yìn àbá ọlọ́n torí pọ́fẹ́ sọ̀rọ̀ àdánwò tó fi kànàbí àyúbù

níbẹ̀ ìlò fi kàn súnmọ̀lá amsal fàlá amsal ẹlọ́mọ́lọ́ lẹ́yìn ìgbà náà báwòyàn bá ṣe ń súnmọ́ ààyè ìyọnú ọlọ́n ààyè ìkí ọlọ́n bẹ́ẹ̀ làdánwò wọn ó sì máa tó ṣùgbọ́n ẹlọ́mọ́lọ́ yúbítàlá rọ́jùl alákọ́dìrì ìmáni ọlọ́run ó wà ó tún fi ìkẹ́ náà sí ìgbàgbọ́ rẹ̀ bá ṣe tó sọ́dọ̀ bá dẹ́dà

dàmúdàbò fáwọn kèfèrí tó jẹ́ pé tí a ń bá ń rínú tó fi ń kàn wà igan ni òníjẹ́ wọ́n gbà sílámù àwa ti gbàpá ní ìsá ọ̀dàwà lójú ṣùgbọ́n àwọn tí ó di tí ó máa lé wọn sá níbi ẹ̀sìn rẹ̀ ibi a ti sọ̀rọ̀ lọ́yìn lórí ààrẹ tí mo wà ọ̀rẹ́ mi ó bí ọmọ mẹ́ta ọ̀rẹ́ mi ẹ̀ mo wọ́n sọ fún wípé ọmọ mẹ́ta tó bí mọ́ ah oní ìgbóhùn sí fẹ́ bínú àti pé ayé ti kúrò láyé kírókọ rẹ̀ ìrólẹ́sìn Amẹ́ríkà ni ó ti parí kírókọ rẹ̀ ilé náà kírókọ rẹ̀ kan méjì jẹ́ ọkùn ìkájóbe pàláyé orí ààrẹ náà ni ó ti send messages ní pé ọmọ òun lásdẹ́ntì o àkọ́bí òun ti kú o ìkejì wà ní kómà báyìí o abramans ló kọ rẹ̀ ọmọ obìnrin kan ló kù báyìí tí ń wò lójú pé ohun ọ̀tẹ̀lé wọn jáde kò sínú ọkọ so àdéhùn lọ́dọ̀ ọba dẹ́dà ọ̀sẹ̀ tí ó fọ̀kàn balẹ̀ èèyàn lè jọ́ lọ́mọ lónìí kọ́mẹ́jọ lọ́mọ lọ́la èèyàn lè jọ́ lé lónìí kọ́mẹ́jọ lé lọ́la ṣùgbọ́n àwa ti gbà pé bá ti ń bọ́ lọ́n ṣe kọ́sọ́ rẹ̀ o ni àti bóhùn kírun ọlọ́run kọjá iyùn láfẹ́ kọ́ máa wà ní ọpọlọ wọn gbàgbà pé a máa ra wọ́ra sẹ̀ báyìí àwọn tí ó wà yí ọmọ wá pé à kí ló tún bẹ̀ẹ̀ sí pẹ̀lú gbogbo bọ́lọ̀ sí sọ̀rọ̀ rẹ̀ àwọlá máa pé à ń máa bẹ̀ o ìmà bẹ́ o nígbàtí a ń bá bùbákìrì sọ̀rọ̀ wípé kí ló fi ọlọ́kàn balẹ̀ tó bá ti wà lìjẹ̀ náà orí tó ń bá ó ní ẹ̀wù mi ìbẹ̀rù òkú lára àwọn tẹ́sẹ̀ ẹ̀wọ̀n kan bá ń bẹ̀rẹ̀ lìjẹ̀ náà tí kejì ń bẹ́ntà wọ́n ní ó ti wà a bá ti dáṣẹ̀ wọ́bẹ̀ ó ní sẹ́ni tẹ́sẹ̀ rẹ̀ kan bá ń bẹ́m̀bì kan tí kejì ń bẹ́ntà wọ́n a máa pèlẹ́ tó ti wọlé

anábì ni gbogbo ẹ ń tó ti rí bá ń sọ́lọ́ zídà fi ìbàláyì irú àdánwò tí bá kàkọ́ ní ọkẹlòmí tí ẹ ó tún lé torí wọ́n ti rí wípé ara rẹ̀ wọ́n ti sí ara rẹ̀ dáyè kan wà ń ká fi dí ní kọ gbogbo ẹn tó jẹ́ pé náà ni tí sẹ̀bí ilá ìmọ́sálásí ẹwà bá ń fi 50,000 bẹ́ 50,000 bẹ́ ẹbà ń fún mọ́mù náà lápò ráìsì kan tó bá ní nǹkan mẹ́wàá yóò ti pín méje nígbà rẹ̀ bá tún wáyá padà pé ah wo ẹlọ lè mọ́mù bá yán lè ra bọ́ ráìsì méjì fún eh, ti bá ti ń sún ma ẹ̀ẹ́rì tí yóò kó gbogbo ara rẹ̀ kúrò lẹ̀ kò ní gbọ́n kan tún ti dàbí ẹni wípé kò sì kú lójú rẹ̀ ẹ̀rì tínú rí ó tó máa dùn tí ó máa yẹn pé ah, alhamdulillah ọlọ́run kẹwàá ní fámílì wa bí 98 ni a máa ń kú ní tẹ́ máa gbọ́lẹ́nu ẹ̀nà tàbí tó bẹ́ sí ẹ̀rá rẹ̀ ṣẹ̀jú kan báyìí ah hmm, ọlọ́run ọmọ ìkéré wọ́n wà lọ́mọ ìjà sáwọn ìyàwó mi mọ́sálásí pé ta ní ọmọlẹ́ àgbà ta ní ọmọlẹ́ àkéké ha ṣẹ̀rífẹ́ ìṣẹ́ntọ́ ẹ̀kọ́ bọ́ọ̀sọ̀ ẹlòmí sí àdẹ̀wò orú ẹ̀bá dé kúfìfà ánìhù annabi ni wọ́n ò ní jẹ́dẹ̀ wọ́n ti ẹ̀ náà kọ́ra jaja bi ìtàwọn akẹ́ lára akẹ́ náà nà a jẹ́ pé gbogbo wa bá ṣe ń lò òkè sí níbi ẹ̀sìn ọlọ́run ká máa mú ti tí wọ́n bá fi kàn wá yóò jù tẹlùmí lọ ká máa mú lọ mélòó mélòó ẹn tí àìmẹ́yẹ yẹ̀ ní sáǹsá rẹ̀ tó jẹ́ wípé wọn ò lè dádìde wọn ò lè dádún táyíọ̀ sọ pé nǹkankan sí yán

kíni kí n tó fi kú sí ń sọ pé wọ́n ti kú àbí ìwò ìtí kù tán wọ́n ní agbẹ̀ nǹkan jẹ ní abasọ́dẹ̀ o wípé ṣe bí èlò ẹlẹ́ fún mi wọ́n ní yẹ báyìí tẹ́mì náà bá tó fẹ́ lé ikun ṣe yóò wọ́n ní ti ẹ̀tí náà àwọn èèyàn tí ó wa mẹ́lẹ̀ o àdéhùn tó ṣe náà ni wípé ọmọ ń fi àárẹ̀ fọ ẹ̀sẹ̀ èyí ara mọ́sà bá ní fífọ́ ẹsẹ̀ wáwó wọ́ládà ní kàsí rẹ̀ bákaná àdánwò anábì ní ìdá àhábàláwò qawman ibtalahum àwọn tọ́lọ ń bá nífẹ̀ẹ́ lọ́lọ́run ọba máa ń míwò gbogbo tó ọba fi mìwàwó láyé mẹ́jì ọjẹ́ pé lè ṣòwò fi rí wa mú wọ́ládà ní kàsí rẹ̀ mẹ́jẹ̀ ní kàkọ́ ọmọ tàràwó fi yá

ìlọba tó ọmọ ń ṣe ìwòsàn wáìdá maritu fàwọ́ yashfin ọba dẹ́dà masáàsàwòsàn ẹnìkọ̀ọ̀kan wa àtẹni tí ń sọ pẹ́ nìkan sàárẹ̀ àtẹni tí ń sàárẹ̀ ọlọ́run ọ̀yọ́ ẹnìkọ̀ọ̀kan lẹ̀ nígbà tí ń sọ wípé kullukum maridun illa man shafaituhu gbogbo yín pátápátá láàrẹ̀ kọ́dà ẹ̀ tí ń tọ́jú aláàrẹ̀ aláàrẹ̀ dọ́kọ̀ aláàrẹ̀ lónà mélòó mélòó dọ́kọ̀ tí ń tọ́jú aláàrẹ̀ oṣù kìíní oṣù kejì dọ́kọ̀ bá kú ó kù lẹ́yìn ọdún sígbà náà ọlọ́njọ́ jàrí mọ́sá fún ẹnìkọ̀kan wọ́n lálàáfíà bí hakila haula wala quwwata illa billahi ilẹ̀ àti àwọn bí ọ gbogbo ta fílẹ̀ ta fi wá gbọ́rọ̀ rẹ̀ ọlọ́mọ́dé ọba jẹ́ ọ mẹ́jẹ kí ìpayà má fi sí àdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wá ọba dẹ́dà tó ọba fẹ́kẹ́ miẹ́dà ọba lẹ̀ gbèsè ló ti sí ọlọ́mọ́dé ajẹ́ gbèsè o gbogbo ẹn tó jẹ́ kan sí kejì gbogbo bí tẹ́rù ti ń bá wà mọ́sàbá ní fi ìfọ̀kànbalẹ̀ dípò rẹ̀ láyé ń bí makọ̀wà ní gbangba lìkíyàmà mẹ́jẹ̀ ọ̀rọ̀ wọ́ jáná bí hakila haula wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi infarada bi tadbir al-umur la yushariku fi amalakun muqarrab wala rasulun mursal wala ahadun min khalqi ahmadu wa ujallilu wa shukra ni'mi zahirata wa batina wa ashhadu an la ilaha illa huwa wahdahu la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة بالقاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصابه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتكوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى يتصرف في ملكه كيف شاء لأنه لا يسأل عما يفعل وهم يسألون أثنى على ربي على نفسه سبحانه وتعالى حتى أمر نبيه أن يقول لا أحصي ثناء عليك بل أنت كما أثميت على نفسك أمة الإسلام فالبلاء من الله سبحانه وتعالى يطير به ذنوب عباده المؤمنين وقد ابتلى الله سبحانه وتعالى نبيا من أنبيائه حتى مكث سنوات عديدة على فراش المرض ما هذا ما ذكر الله لنا أحوال قومه ومن استجاب لدعوته منهم وإنما اقتصر بيد أنه ذكره وذكر اسمه أربع مرات في القرآن هلا ونبي الله أيوب ابتلاه الله حتى دعا ربه لما اشتد به المرض كان غنيا في أول حياته وعنده مماليه وعنده موالي وعنده مواشي وعنده أهل وأولاد كل شيء تمام أمامه وتمام يديه وكان يتمتع بمتاع الحياة الدنيا مما أتاه الله سبحانه وتعالى من نعمه ظيرة وباطنة ثم سلب الله سبحانه وتعالى هذه النعم فأملك أهله ومواشيه وكذلك مواليه حتى رفضه القريب والبعيد فلما اشتد به هذا المرض ترد من المدينة وكان إذا زاده الله بلاء يقول اللهم لك ما أخذت ولك ما أعطيت وما ما تبقى نفسي لا أزال أحمدك على حسن بلائك هكذا كان يقول صلوات ربي وسلام عليه حتى لم يبقى معه أحد يساعده إلا امرأته وكانت تخدم الناس ثم تنفق على نفسها وعلى بالها حتى جاءه رجلان من إخوانه وكان يتكلمان في عرب هذا النبي بأنه لا يمكث ثماني عشرة سنة على فراش المرض ولا يرحمه الله إلا أنه أذنب ذنبا لم يذنبه أحد من العالمين ذكر, ذكر هذا له ثم تعثر بكلامهما فقال لا أعلم شيئا مما تقولان إلا أنني مرضت بالرجلين يتنازعان فيقول كل واحد منه والله كذا وكذا يقسمان بالله إلا إذا رجعت وأتيت بيتي أكفر أنهما كراهية أن يذكر الله إلا بحق صلوات ربه وسلام عليه فلما أراد الله سبحانه وتعالى أن يشفيه وأمره أن يرقض على رجليه فنبع الله فعنبع الله سبحانه وتعالى عينا أمره بالاكتسال منه ثم أمره كذلك بالشرب منه فقال الله سبحانه وتسامى لنبينا صلى الله عليه وسلم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنسب وعذاب فاستجاب الله دعاها بقولي اركض برجلك هذا مغتسل بارد وشراب بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفار الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام أوسيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا إن الله سبحانه وتعالى نهانا وكان لا يرضى بقيل وقال جاء هذا من قول رسول الله صلى الله عليه وسلم من حديث أبي رضية أرضاء إن الله يرضى لكم ثلاثا ويسقط لكم ثلاثا وذكر مما كان يسقط لنا ويسقط لكم قيل وذكر منها قيل وقال إن الله سبحانه وتعالى كره هذا ولا يرضى بإذاءة وبإشاعة الأخبار على غير وجهها قال الله تعالى وإذا جاءهم أمر من الأمن والخوف أذاعوا به ولو ردوا إلى الرسول وإلى أولي الأمر منهم لعلموا الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا إلا أن سلفنا الصالح كانوا يعفون عمن جهل عليهم بإذاءة وبإشاعة ما لا يليق بهم وما ليس بحق من الأخبار ثم أسنده أو نسبه إليهم وكانوا يعفون عمن أساء إليهم متعسين ومتقلدين برسول الله صلى الله عليه وسلم ومن ذلك ما حدث لابل بن مسعود أي من كان يبتاع ويشتري بسوق المدينة وقد سرق ماله من طرف عمامته فلما أراد أخذه لم يجد ثم أراد أن يدعو فاجتمع عليه آل السوب ينتظرون ماذا يقول لمن سرق ماله فقال اللهم إن كان عبدك هذا سرق مالي وهو غني عن لفقر أو لفاق اللهم أغنني أغنه اللهم أغنه واجعله غنيا وارزقه من حيث لا يحتسب أما إن كان سرق مالي لشاوة أو لشبهة أو لجرأة اللهم اجعل هذه آخر سرقته رضي الله تعالى نرضى وهذا الإمام أحمد لما أوذي وسجن وضرب على فتنة القول بخلق القرآن تبدلت الحال حسنا له بعد أن ذاب الخليفة التي الذي عذبه ثم اجتمع عليه الناس من الطلبة فقالوا أيها الإمام آن الوقت أن تنتقم من أعدائك فقال أنا لا أنتصر نفسي ولا أنتقم من أحد ومثل هذا للإمام ابن تيمية رحمه الله تعالى خرج من بيته يوما فاجتمع عليه بعض الصوفية وضربوه ضربا شديدا فلما علم بعض الناس بهذا اجتمعوا عليه وفروا وسألوا شيء أمن أهانه من أهانك يا شيء ومن ضربك ومن آذاك ومن لا يعرف قدرك من فمن لو أخذناهم لفعلنا بهم لفعلنا بهم فقال شيء أنا لا أنتظر لنفسي لا أنتصل لنفسي فلما اجتمع عليه الناس قال يا أيها الناس أيها القوم إنما يا إحدى ثلاث إن كان حقي أنا جعلتهم في حل منه وإن كان حقا لكم لا تسألوني هذا ما إذا لم تسمعوا لي أما إن كان حقا لله ربنا سبحانه وتعالى ينتقم ممن شاء متى شاء كيف شاء ويعفو عمن شاء سبحانه وتعالى وهذا ديدانهم وكيف لا وقد سلوا قال رسول الله صلى الله عليه وسلم والشاة إن رحمتها رحمك الله وكذلك هذا شيخنا العلامة أشبن باز رحمه الله تعالى يوم رمى موظفه الملف على وجه الشيء فتعجب الشيء من هذا لأنه قد مكث أكثر من دوامه وشو لا يدري عن ذلك ذهب إلى بيته وانتشر الخوف في جسده ثم رجع إلى العمل إلى الدوام في يوم الثاني وهو خائف لكن الشيء قربه منه وبدأ يمسى رأسه ويقول يا ولدي لا تغضب علينا أخرناك أمس على عيالك ما عرفنا أن وقت الدوام قد خرج فهذا الرجل بدأ يتعجب وهكذا كان السلف هذه كان سلف هذه الأمة وهذا الذي أخذوا عن رسول الله صلى الله عليه وسلم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا وإياكم من المحسنين وأن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك